الحمد لله وكفى والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته آه على يأتي يوم وليني إن شاء الله وناني شيء على يأوى أشديري رتي يجد لاتدو أفا عبد الرزاق إجبو سوف عبد الرزاق بن حسن Ejigbo so wọ́n make àwọn commentaries kọ̀kan tó ṣe pé ọ̀rọ̀ yẹ kò lọ rárá kò wọlé àwọn ọ̀rọ̀ yẹ pọ̀ tán so inshallah al-karim oní ẹni wípé kó mọ́ di pé bíyà èyàn ń takọ wà láwọn àbí èyàn fi ọ̀rọ̀ tí wọ́n sọ èyàn fi sí wọ́n so ma try láti play ọ̀rọ̀ wọn inshallah so wọ́n dẹ̀ sọ̀rọ̀ níbi dáwọ̀rọ̀ yìí tí wọ́n ṣe láìpẹ́ yìí naam dára tí wọ́n bí a dára ní bí ẹni tàn bá sàpèsà tí wọ́n ṣe ní àìpẹ́ yìí so tí wọ́n láwọn ti ń ṣàlàyé ọ̀rọ̀ fitna fáwọn èèyàn kò láì mọ̀ pé àwọn tún fi jòkó ẹ̀lẹ́ wọ́n tún fi dá fitna lẹ̀ sí àwùjọ ní fitna tó ti wà tẹ́lẹ̀ wọ́n tún fi kóná sí dáadáa kó lè bá dáadáa ni àbí so ibi tí ma ti bẹ̀rẹ̀ náà ma play ọ̀rọ̀ kọ́mẹ́ntì afá Abdulrazak eh, Ejigbo ní orí kìíní inshallah tí wọ́n ti dúró pẹ̀lú pẹ̀lú ọ̀rọ̀ àlọ́ subhanahu wa ta'ala. ṣùgbọ́n síwájú kí wọ́n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí sheikh hasan salahuddin tó fi parí ọ̀rọ̀ wọn. kàdáàbò ló ń ṣe kó lù àkókò ọ̀rọ̀ tó ń parí lẹ́rìn tó yẹ sí ń parí lẹ́kùn ọ̀rọ̀ òun náà ni abala bí ọ̀rọ̀ yẹn bí ò sì tẹ̀sùn wà kankan nínú mímọ̀ tí àwọn èèyàn kan sì ní wọ́n gbé dání wọ́n gbé lú wọ́n gbé sórí gẹ́gẹ́ bí ẹ̀ríà wọ́n fi máa ma ìsèkọ́ọ̀mà ìgbónílé lórí sọ́nẹ́yà àti àìgbónílé lórí sọ́dáyà tààrẹ ni kó bá ṣe tààrẹ kó jìnà sí yàrá ìlú àìlè ìwàdà wàdà wà á. يعطيون عليه الولاء والبراء وما يستطاع ولا ما يسوى لليوي وما يتني تباتي وفنوة محمد الهادي الشيخ العلامة محمد الهادي غالي القاضي فاسقة وهو سني سلفي ينصح بالاستماع إليه سن سلفي تعمل فوليته كما قال ومن خالفه من تفسير الشيخ العلامة ابن هادي ẹni tí ó bá ti yapa wọn níbi pé sheikh muhammad alhali ní òkè irú yẹn bẹ́ẹ̀ wọ́n sọ fún àwọn ẹ̀kú yẹn jìnnà sí ìfẹ́ ìyọ̀ ẹ̀kú láàdàtà lẹ́mọ́tò àìláàìdè wọ́n láti sẹ́ni ẹ̀rú ilé yìí. naam so oná ni ara náà ti gbọ́yẹn naam kí kọ́kọ́ ṣe tààlík lórí ọ̀rọ̀ ẹ̀nà because wọ́n tó ti fẹ́ move sí masala mi oná ni pé ọ̀rọ̀ àwọn kìbár inṣáàlá tí ọ̀rọ̀ ó dẹ̀tún débẹ̀ náà inṣáàlá al-karim bó um, àkọ́kọ́ náà kí n tó bẹ̀rẹ̀ sí ni ma sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àfíjìgbò àfíjìgbò sọ ní àti bẹ̀rẹ̀ ràn pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ tó ṣe pé ó ń panilẹ́kùn ó ń panilẹ́kùn ó dẹ̀ ń panilẹ́rin ni wà láìgbò ṣe rí náà ni eluto fitna yìí bó ṣe wà zọ́hírọ̀ tó tó ṣe máa bí ó máa ń pààyàn lẹ́rìn tí ẹ̀ bá rí pé ah, àwọn tó ṣe pé èyàn mọ̀ rí pé ah, ó yẹ káwọn yìí èyàn dà subhanallah tí ó lọ rárá rárá sáàtú a máa parí same time wípé àà ah, bóòlù yẹn ṣe lè láyàláyà láti máa defend the arm um, irú nǹkan tó clear tó báyìí tó clear ipé kì ní yíò kò lọ ara ọ̀rọ̀ tí a fi jùgbó tó wá sọ náà ipé ọ̀rọ̀ yẹn kò tẹ̀sùn kankan nínú mímọ̀ exactly bó ṣe rí náà nìyẹn ọ̀rọ̀ yìí ò tẹ̀sùn kankan nínú mímọ̀ sẹ́ tí ó ibá yẹn àbí ọ̀rọ̀ kò wá tẹ̀sùn nínú mímọ̀ ẹ̀ tán láwọn kan gbé lórí ẹ̀ ọ̀rọ̀ yìí gangan Sheikh Muhammad bin Hadi àtàwọn sọ áfíkọ̀ ní bari because mímọ̀ olówà níbi ká mọ́ pé àwọn àfáà súnnà ní sàáfíkọ̀ ẹ̀kan sọ fún wa ìmọ̀ olówà ń bẹ ipá ah, ìmọ̀ ní o àfáà súnnà lélé yíò tó ní tíra tó kọ tó pọ̀ bámú tó ní dáwà tó ṣe tó pọ̀ bámú tó láwọn nǹkan tó ṣe pé ah ẹni yìí ó ti nígbìyànjú gan more than 30 years in dáwà more than 20 years more than 15 years in dáwà káwà jàbọ̀rọ̀dẹ̀ ẹni ẹbìlẹ̀ ilmi bilkulliya um, ká jàbọ̀rọ̀dẹ̀ rẹ̀ minal ilmi bilkulliya ká gẹ́mà kò lára rẹ̀ ká sọ déyàn yẹpẹrẹ ká sọ déyàn tá ma tẹ̀mọ́lẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀dàkùn mímọ̀ ò ní ẹ tẹ̀sùn wọn ọ̀rọ̀ yìí kò tẹ̀sùn wọn nínú mímọ̀ because àfà tó dá fitna kalẹ̀ gangan àwọn ṣe Muhammad bin Hadi nígbà táwọn tán jẹ́ àwọn àfà táwọn náà jẹ́ àwọn tó ipá àwọn tẹ̀ tún jù wá lọ níbi ìmọ̀ àti níbi ọjọ́ orí àti níbi gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀sìn yìí hmm? níbi ọ̀rọ̀ ibi tá ti ń sọ̀rọ̀ yìí ni ọ̀rọ̀ al-jarh wa-ta'dil nígbàtí wọ́n béèrè ẹ̀rí lọ́wọ́ àfáyì to bá kí bí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ to tẹ̀sùn nínú mímọ̀ ni ó yẹ káfà lè present something tangible billahi alaikum mo fi ọlọ́run mo fi ń bẹ àwọn èèyàn ṣe irú nǹkan bí ṣe bá wọn àfáà ṣe ṣe àlàyé ọ̀rọ̀ halabilele ọ̀rọ̀ yáyà alhajjúrí bá ti ṣàlàyé lélé tó clear ṣe bá yí ṣàlàyé ọ̀rọ̀ fahari alharbi ṣe bá yí ṣàlàyé ọ̀rọ̀ abdulrahman abdulkhalik ìsìn ó lè náwọ́ pé à kan tí ó halabi àwọn kọwàáìdì tó kó wá lọ́kàtírà báyìí ó rí bẹ́ bídíà tó kó sí lọ́kàtírà báyìí àwọn àfáàmú wá ń mú àwọn àyàt àwọn àhàdí tó kó sí wá ó wá tẹ́sùn nínú mímọ̀ báyìí ẹmú tíra ti ibn hadi kọwa lórí àwọn sàáfikọ̀ ipé à ah, okódà fáyí ní rududun ilmiya tó ń dẹ́kọ̀ àwọn àtọ́ lẹ́yọkọ̀ kan pé arafat ashabur gẹ́gẹ́ bẹ́ ṣe ń sọ lẹ́nu yẹ́ lọ́n àtàwọn ni o ni o báyìí ni o kódà aya ni o hadith ni o báyìí ni o báyìí ni o ìtorí ẹ̀ o ló jẹ́ kalẹ̀ pé ní sàáfókò because nínú manhaja wọn sálàfò ó wọlé ṣe bí bàbá sọ pé à ah, ọ̀rọ̀ yìí yes ìmá ti wà ń bẹ̀ wà má ilé sàfúk kadhab sàfúk kìníkan shavro nizar kìníkan safik sulfik kadhaba kadha ṣe ìmá ni sheikh abdullahi bin abdurrahim al-bukhari nígbàtà ń ṣe tààlìkì lórí ọ̀rọ̀ muhammad bin hadi wọ́n ni ẹ lọ gbọ́ ọ̀rọ̀ ẹni yìí ẹ jẹ́ kíyàn tó bá jẹ́ àmì lọ́dọ̀ wọn lọ́nà sọ pé ẹ jẹ́ kíyàn tó bá jẹ́ àmì kó gbọ́rẹ̀ mọ̀ bú ebú kíyàn mọ̀ lápájá sọ́fúk hey kíníkan subhanallah so ọ̀rọ̀ yìí ò tẹ̀sùn nínú mímọ̀ ní ojúpọ̀nà báyìí àdẹ́ bí àwọn kan gbé lórí wọ́n gbé lórí ta ló gbé lórí den ọ̀rọ̀ alwàláwàlbàrá àti gbígbé lórí yẹn ibẹ̀ la wá ń lọ báyìí insha Allah bọ́ kí n tó lọ́bẹ̀ kan ma ní láti ya kan sọ ọ̀rọ̀ díẹ̀ nípa afá Abdurrazaq Jibo and then nípa pé ah afá níbi ọ̀rọ̀ fitna yìí <laughs> Allahul musta'an àkọ́kọ́ ni pé um, nígbàtí uh, àwọn ọmọ ya insha àti jòkó pẹ̀lú àfi ìjìbò láwọn ìjòkó kọ̀ọ̀kan inshallah bí a kí n bẹ̀rẹ̀ láti ibi tí àwọn ìjòkó ẹ̀ ti ń bẹ̀rẹ̀ àkọ́kọ́ ní pé nígbàtí èmi kọ́kọ́ gbọ́ nípa pé àfi ìjìbò wọn ẹnìkan ló sọ fún mi láwọn bíyà bí 20 bíyà bí 16 or 17 hmm, bí 17 yà bí 17 ah mo ń gbọ́ táfi ìjìbò tán kó ti Yahya al-Hajuri of mi àtàbúlà bá síwárọ bá wọn ní ìgbàtán parí lecture oní so ní ibi sunday àwọn ibi sunday sunday ẹ̀kọ̀kan yẹn ṣá bí àwọn nǹkan bá ìjòkó yẹn gbàtán wá parí tán àwọn lọ with the intention pé ah, káti ẹ̀ bá àbúsọ̀rọ̀ gbàtán wá parí ìmẹ́ àtàbílà bá sílọ bá pé àbúsọ̀rọ̀ ah, agbọ́ tí ẹnkó ti Yahya al-Hajuri báyìí pé kìní kan àwọn ní ah, àwọn náà ti padà rí ọ̀rọ̀ àwọn ulama lórí Hajuri àwọn náà ti padà rí pé Hajuri o kò gbádùn lóòtọ́ dára sọ fún pé tọ́ tẹba ń sọ̀rọ̀ lọ níbi àwọn òjòkó mi ẹmọ̀ tíwọ̀ because àwọn tẹ́jí ṣe tànáwù fún eh, Hajuri níṣejú wọn àwọn ó tààlá kọmọ kódà kí ní ẹ̀lẹ́ṣà sára bí tí wọ́n padà fi sọ́nà tán padà mọ́ fi defend hajjúrí kákàkiri afáláwọn ṣe so inú wádùn gangba yìí so àwọn nǹkan tó ń fa husnu dhonnu tẹ́yẹn ní sí àfíjìgbò ní ẹ̀ wallahi ló jẹ́ kókó dà tó fi di gbogbogbà tí Abu Jabir eh, ah, Muhammad Thamin tán wá láti north ìyẹn sì ni ó sì láwọn apá kan náà àmọ̀ yàtọ̀ ìpánpọ̀ tán sì ní husnu dhonnu tó lágbára fún àfíjìgbò nígbà tó wá di pé iṣu ìgbà kan eh, Mashur Hasan Mashur Hasan kí náà ń pè kò gbádùn nígbà tí Kabir al-Asfar lẹ́kù tó wá ní pé jabatiya kí ní ka tó sàn fi jabatiya ti sọ́dọ̀ wọn pé ẹ̀mbú mashuru Hassan gbogbo àwọn dàkátìrò ọgbọ́n sàjáde pé ah kí ní kan ìgbéyàwó nígbà yẹn wá ní mọ́ àpè Abul Abbas again àtúnwà lọ bá àfíjìwò nǹkan tàfi lọ bá wọn nǹkan méjì ni àkọ́kọ́ ni wípé kí àfá kí wọ́n máa wíkì ẹ máa wù àwọn tí wọ́n tí wọ́n bú yín lórí pé ń sọ ọ̀rọ̀ òdodo yìí ẹ má wò tí wọ́n ẹ̀kejì ní pé ma àwọn ṣàlàyé fún wa pé àwọn èèyàn nílùú láti mọ àwọn kìnnì kọ̀ọ̀kan láwùjọ yìí tó ṣe pé àwọn èèyàn dẹ̀ mà àwọn nìkan náà láti rí pé ó tún jọ pé wọ́n tún sọ̀rọ̀ nípa àwọn masail manhajiyya gbà yẹn nípa ọ̀rọ̀ halabi nípa ọ̀rọ̀ hajuri one way or the other ọ̀rọ̀ fitna sàáfikọ̀ na jáde mbẹ̀ ìwọ́n sọ fún wa wípé ọ̀rọ̀ yìí náà dẹ̀ ní àbú ó dákẹ́ kan parẹ̀ ó yẹ kẹ́ mọ̀ nípa ọ̀rọ̀ yìí kò kẹmọ tábà rẹ̀ so that tí ìṣù bá padà dé because they meet him, láti bẹ̀rẹ̀ pé ìṣù kò sígbà tí ò ní padà dé bí pé yóò padà lágbára àyín tó ti lágbára láàrín ilẹ̀ lágbára lọ tó ti gbóná gbà yẹn táwọn yóò dẹ̀ máa kán bí tán sùn ṣe bí yóò ti tètè mọ́ múra kalẹ̀ pé wo àfá jẹ́ kí ẹ tètè máa wọ gbogbo tí yóò bá wọ kalẹ̀ nínú ẹ̀wù agbára so that fitna bá dé kò ní wọ́yàn lọ èyàn ní padà máa sọrú àwọn nǹkan tí èyàn àwọn sọkúsọ tọ́pọ̀lọpọ̀ náà àwọn èyàn sọ lẹ́ni so àfíjìgbódẹ̀ nípa àkùsíwà láwọn ìṣẹ́ ń parẹ̀ but later mo ń sọ um, sílsílá bá wọn rẹ̀ ṣe ń bọ̀ ni lítà nígbà tó yà yẹn rí pé ah àfígbà tó wáyà àfíjì wa kọ kíní kan lórí Facebook ń gbà yẹn ipe àwọn gbọ́dọ̀ wá máa dìfẹ́ndì Sheikh Muhammad bin Hadi wọn kọ sórí Facebook ń gbà yẹn mímọ̀ bóyá mo lè rí níbi bíi so ọ̀rọ̀ ẹni yìí báyìí wọ́n kọ ní 21st of uh, 24th of September 2021 nípa pé àwọn advice àwọn èèyàn kan yí ma bu ẹnu àtẹ́lù Sheikh Muhammad bin Hadi tí wọ́n bá yà bí so in tí mo dẹ̀ tí mọ́ àfíjìgbòmọ̀ in fact before then wípé àfáàmọ́ sọ pé àwọn ò dá sí ọ̀rọ̀ yẹn àwọn ò dá sí ọ̀rọ̀ yẹn ìgbà tó rẹ̀ wá jáde wípé káwọn èèyàn yé ma ehm, bu ẹnu àtẹ́lù Sheikh Muhammad bin Hadi ma wípé kíní yìí ò ní àǹfààní kankan fún wa kò dẹ̀ ní àǹfààní fún da'wa àwọn sọ ń bẹ̀ níbi next post náà wípé facebook ni wọ́n kọ kìíní ẹ̀ sí ipe àwọn ti dákẹ́ tipẹ́tipẹ́tipẹ́ ipe àwọn hope pé àwọn ọmọ ya wọ́n kò níbi issue yìí aha so títà àfọwárí wípé àwọn gbọdọ̀ àmọ́ ó ti wá jẹ́ lórí àwọn káwọn mọ̀ defend personality sheikh muhammad bin hadi báyìí sọ́nà personality sheikh muhammad bin hadi tí àwọn èèyàn yí nínú ẹ̀rẹ̀ tí wọ́n yí so gẹ́gẹ́ bá ti personality sheikh al-allama rabi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà so àwọn ọ̀rọ̀ ìṣà gbàtàwà rí àwọ̀rọ̀ yẹn ok kò sí àwọn alọ́gbéra bá afá Abdurrazak Ejigbo nípa ìpétọ̀ ẹ̀yìn afá Ejigbo a rí tẹ́ sọ ọ̀rọ̀ kan báyìí so asábà wọn sọ̀rọ̀ tó pọ̀ in fact mo rántí pé ń jọyìn àwátá lọ́njọ́ yẹn tàbá fẹ́ Hmm? ogun akàdà rẹ̀rin kún bẹ̀ nípa wípé ah, ọ̀rọ̀ yẹn nítorí àwọn ẹ̀yẹn kọrí jùlọ pé abú ẹ́ stọ́dì nípa ọ̀rọ̀ yìí ni pé mọ́kàn dédé jáde kẹ́ẹ̀kan ní pé àwọn kan fi ẹnìkan yí rẹ̀ kò sẹ́nìbọ̀dì tó bá fẹ́ dìfẹ́ndì àwọn ahlul batil tí ò ní lè lukini ẹ̀ ẹlòmí lè jáde kó ní pé ah kí ló tẹ́ fi ń fi àfà alágbájá afá ìdẹ ní ah, àfá ti ṣe tàfíì lára rẹ̀ ẹwà lójú tí ẹ̀họ́rò bí àwọn kan dédé fi yí ẹ̀rẹ̀ ni kò mọ báwọn ọ̀rọ̀ yẹn ṣe ń bọ̀ sílísílà báwọn yẹn ṣe ń bọ̀ ibo lọ̀rọ̀ yẹn kí ló gba kí ẹ máa sọ̀rọ̀ nípa ẹni báyìí báyìí ní irú táìmì tá wà yìí kí ẹ bá kà dédé jáwọ́ ọ̀rọ̀ láàrin èyí onímọ̀ nípa bọ́rọ̀ ìṣẹ́ ń bọ̀ in tó padà súnmọ́ ní pé àwọn ọ̀rọ̀ tí yóò bá máa sọ àwọn ọ̀rọ̀ yóò ní kí ni o kò ní ṣe dédé hmm? na nǹkan tí àádẹ́ fi ń bá um, nǹkan tó pé èyàn tí ò bá mọ̀ nípa ọ̀rọ̀ tó bá kàn dédé lọ jánu láàrin tí ó ta'ala wọ́n sọ̀rọ̀ kan wani wala yatamakkanu limufti wala alhakim min alfatwa wal hukm bil haqq illa bi naw'ayn min alfahm sheri iyan tó bá jẹ́ alhakim tó bá fẹ́ dájọ́ àbí tó bá fẹ́ ṣe fatwa àbí so àbí ó dẹ̀ fẹ́ dájọ́ pẹ̀lú òdodo kò lè rí bí ṣe ìdájọ́ pẹ̀lú òdodo àyàfi àgbọ́yé méjì

واستنباط علم حقيقة ما وقع بالقرائن والآمارات والعلامات حتى يحيط به علما yóò bẹ̀rẹ̀ sí ni ma gbọ́ òkè kí láwọn kọ̀rọ̀in àwọn alamat àti àwọn amarot kí láwọn kan tó باي باي ilé òkè báyìí báyìí so that yóò lè bá ní ìmọ̀ tí ó rọ kiri ka masala yóò ti ma pé ókè nítorí pé lè ṣẹlẹ̀ lè fi ń ṣẹlẹ̀ kìí ṣe pé ó kàn ah m vilify sheik Muhammad bin Hadi so ìmọ̀ dẹ́dẹ́ ní kí ma defend wọn báyẹ̀ kọ́ báyẹn kọ́ nǹkan tẹ́ fitna tẹ́ ní mọ́ ń parẹ̀ tí ó yí báyẹn àbí so wọ́n náàrù thániwá ni fahmul wajib fil waqi' wa huwa fahmu hukmillahi alladhi hakama bihi fi kitabihi aw ala lisani rasulihi sallallahu alaihi wasallam fi hadha alwaqi' èyàn wà gbọ́ wà kí náà ń pe ìdájọ́ ọlọ́mọ ọba àti ìdájọ́ ànábì yẹ pé ókè nígbàtọ́rọ̀ tí wá ṣẹlẹ̀ báyìí o kí wá lọ́lọ́run fẹ́ jẹ́ àṣẹ́mbì kìí ṣe pé ṣe èyàn tó tó báyìí lẹ́yìn báyìí fún èyàn tó tó báyìí lẹ́yìn ṣe kíní kan kí ni nǹkan tọ́lọ òkè ìgbà tí nǹkan báyìí bá ti wá ṣẹlẹ̀ kí lọ́lọ́run fẹ́ jẹ́ á ṣe kí ni nǹkan tí ìdájọ́ ànábì sallallahu alaihi wasallam tí ó gbé wá wọ́n ní pé thumma yutabbiqu ahaduhuma ala al لم يعدم أجرين أو أجرا فالعالم من يتوسل بمعرفة الواقع والتفقه فيه ila ma'rifati hukmi Allahi wa rasulihi sallallahu alayhi wa alihi wa sallam ili de menin ọ̀rọ̀ níbi i'lam al waqi'in i'lam al-muwaqqi'in títí sheikh sheikh al-islam ibn al-qayyim rahimahullahu ta'ala so gẹ́gẹ́ benen yoro ọ̀rọ̀ imam ibn taymiyah rahimahullahu ta'ala awana so ipe wọ́n ni walamma kana al-adlu la budda an an yataqaddamahu ilmun nígbà tó ṣe pé ìṣe dédé dandan ni kí ìmọ̀ gbáwájú rẹ̀ tó bá bẹ́ ṣe dédé ìmọ̀ gbọ́dọ̀ gbáwájú rẹ̀ if man la ya'lam la yadri mal adil ìdí ni pé ìwọ tó bá nímọ̀ pa kan ó lè mọ̀ dédé ń bẹ̀ in tí kò kí ń ṣe dédé ló mọ̀ pè ní dédé ní tiẹ̀ wal insanu zalimun jahilun illa man taba Allahu alayhi fasara aliman adilan èyàn dẹni yìí alábòsí ni aláìmọ̀kánni àyàfihàn tọ́lọ̀ ń bá foríjì tó wá di onímímà tó di onídédé so na olóòdẹ́bẹ̀ nínú majmu' fatawa ti ti sheikhul islam ibn taymiyyah so ìdí tí wọ́n fẹ́ kàwọ́ so that a ń fẹ́ jẹ́ kí ìjókòó alọ́bá fi jùgbòjòkó yẹ̀ ni àkíkàn tó ṣẹlẹ̀ ẹ tójúbọ̀rọ̀ ẹ kà nípa rẹ̀ bọ̀ nínú àkátá fa ìjìgbófin rìn lẹ́gbẹ̀ẹ́ ni pé ẹ̀ ó dà àwọn ti gbọ́ àwọn mọ̀kà ń parí a dẹ̀ bá wọn sọ àwọn ọ̀rọ̀ míì abáwọn sàwọn ọ̀rọ̀ mìíràn nípa àwọn èèyàn kọ̀ọ̀kan tó sì pé wọ́n ń ṣe orí wọ́n ń gbé orí fún ilé hmm? tó sì pé àwọn onídẹ̀ ní ah, àwọn tó sì pé ah, nǹkan ti dàrú mọ́ lọ́wọ́ gan ni wọ́n dẹ̀ bèèrè àwọn ẹ̀rí àdẹ̀ pìrìsẹ́ntì ẹ̀rí fún wọn pé ẹni yóò nǹkan báyìí báyìí ló ń ṣe ò báyìí táwọn onídẹ̀ bá ah, tàbí bí abẹ́ náà nílò tọ́wọ́ àwọn ó ṣe nǹkan lórí ẹni gbogbo wa tún ká ní ọjọ́ yẹn so later ó wá tún di pé àwọn ọmọ ya tó ẹnìkan náà àwọn ọmọ ya wá pè mí gbà yẹ pé àwọn àtàfíjì gbójújọ sọ̀rọ̀ lé ní o in tán sọ ní pé àwọn ò ní interest láti ti kà nípa fitna yẹn gbogbo ọ̀rọ̀ yìí bóyá ọ̀rọ̀ last year ni ọ̀rọ̀ yẹn o àwọn history yìí ó wà important gọ́dọ̀ wà vital kí ẹ̀ lè bá mọ̀ pé ọ̀rọ̀ talẹ́wà trust níbi masala sí ọ̀rọ̀ àfẹ́jìgbò tí wọn ò ní interest láti ẹ̀ ti kà nípa rẹ̀ rárá àbí ọ̀rọ̀ àwọn àgbàfà ní tó ṣe pé wọ́n kọ́rọ̀ ètò bẹ́jáde látọ̀dọ̀ Ibn Hadi náà ti máa ń pọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ ti ń tábà rẹ̀ ṣe kọ̀rọ̀ bí dẹ́ ń sọ fún pé àní ayinadẹ̀ lílu Muhammad bin Hadi ẹ̀rí Muhammad bin Hadi lórí pé Arafat oúnjẹ Sheikh Abdullah al-Bukhari wọ́n náà aláwọn lọ́tún lọ bá Sheikh eh, Muhammad bin Hadi lé pé a ní kílẹ̀ rí sẹ́ àwọn mashayikh yóò kúnnà lọ ń bá wọn lé àfọ́ orí kẹkẹ pìrìsẹ́ntì náà gbogbo àwọn àlàyé yẹn ó ti wà táwọn fàtí ṣe ọ̀rẹ́dì ṣe síwájú ṣe ọ̀rọ̀ wọn láwà ní pé mi ò ṣe tẹ̀klìdì Sheikh Rabi ókè mi ní ṣe tẹ̀klìdì Sheikh Rabi ma ṣe tẹ̀klìdì àfíjìgbò tí mo ti ẹ̀mọ́ nípa yíṣù yígẹ̀ tí mo ti ẹ̀tún ṣe tán àti wá mọ́ ń parẹ̀ náà nígbà ẹ̀ máa rí pé ah problem ni o lẹ́yìn ìgbà náà ọmọ ìyá kan tún kàn sí mi again pé àwọn àti àfẹ́jìgbò àwọn jọ sọ̀rọ̀ lẹ́nìí àfẹ́jìgbò ti ń sọ nǹkan míì tí kò lọ akíni kẹta ń sọ wọ́n ní pé àwọn tán pè ní sàáfíkọ́ ni àwọn ògbàgbé sàáfíkọ́ ni wọ́n àyàfi àwọn méjì nìkan Sheikh Fawaz al-Madkhali àti Sheikh Abdulwahid al-Madkhali bẹ́ẹ̀ni wá sọ fọ́mù yá ìpé àẹ́n kálọ̀ bá ustaz na in tán bá rí ipé sọ̀rọ̀ fún kùlà méjèèjì yìí kan mú wá Sheikh Fawaz àti Sheikh Abdulwahid pé ipe ìmọ̀ ma. lára wọn bó naturally dis àwọn fúkù àbòsí ni ẹ̀nà bó tẹ́bá ní pé òkè àwọn ṣe àìmọ̀kan níbi masala ilé yìí ọ̀tọ̀ ni ẹ bọ̀ sàáfíkọ̀ ni wọ́n káàyàn jìnà sí wọn káàyàn dẹ̀ mulhakuna bi ahli ni wọ́n ìyẹn tún lọ àpàdà rí bí bá wọn sọ̀rọ̀ lẹ́yìn ìgbà yẹn ó tún láwọn kan mí tó tún ṣẹlẹ̀ kó tó wá di pé kí mo ti gbàgbé wọ́n sáà ń bèèrè question lọ́wọ́ wọn ibẹ̀ náà ti ń sọ wọ́n ń bèèrè lọ́wọ́ pé tààlà wọn sàáfíkọ̀ ìhà òdẹ̀ náà kọ sí bí aṣíkọ̀ rọ̀bí ó dà pé kàtà bèèrè náà ni afáwà dáhùn ìdáhùn yẹ ah jai jọ tí mo gbọ́dì mẹ́ báyìí subhanallah online lórí àwọn social media wọ́n ti gbé káàkiri gbá ah, mú kí fàfí ìjìgbò lélẹ̀ níbi fitness àáfíkọ̀ ibẹ̀ náà ti di káró di máa sọ bẹ̀lẹ́mí ti subhanallah afíjìgbò ẹ̀ mọ̀ nípa ìjù adẹ̀ ń sọ fún ikẹ́ ẹ̀kà ní tẹ́sọ ní pé ẹ fẹ́ dá sí ẹ ní interest inú ẹ̀ yes before then náà kọ gbá àwọn ọ̀rọ̀ lé kéwú náà gbà tó gbà ọ̀rọ̀ lé kéwú ṣẹlẹ̀ tí wọ́n lé àwọn ẹ̀kùn lé kéwú gbà yẹn táwà tàfí ìjìgbójọ́ ajọ́ sọ̀rọ̀ dáadáa láwọn gbà yẹn ní tán fi ń rilẹ̀ náà ni wípé àwọn ò fẹ́ mọ̀ nípa iṣu ìjà àwọn òsì àwọn mọ̀ àwọn fẹ́ kà nípa rẹ̀ ni ṣé yìí tẹ́ fẹ́ kà nípa rẹ̀ lẹ́fẹ́ máa sọ̀rọ̀ lé mi tẹ́lẹ̀ ọ̀pọ̀rọ̀ tẹ́ bá sọ yóò affect àwùjọ níbi tí ó bá affect ẹ̀dẹ́ fáwọn tó ju wọn ò bá tó ń táwọn àfáǹsọ ni o àwọn tó ṣe pé àwọn ti àwọn ma gbogbo ìtàwọn mọ̀ kò ju around ibi náà lọ àwọn táwọn mọ̀ pé àwọn wo làwọn kìbára àwọn wo gangan ló ká padà sọ́dọ̀ wọn gan níbi àwọn iṣu gan àwọn táwọn ma wípé in in fact ẹ̀yin gangan fún ayín gan ẹ̀yin gangan kọ́ ló yẹ kẹ́ mọ̀ sí ìdájọ́ níbi àwọn in táwa wa rí lélẹ̀ ó yẹ kẹ́ kó wa padà lọ sí ah, in táwọn àfà ń ṣàlàyé lélẹ̀ yìí kó dẹ̀ rí wọn lélẹ̀ yìí kò síyàn tó ní pé kẹ́ mọ̀ tẹ̀lé àwọn àfà bí ẹran kò yí báyìí àbí bọ́ ìntàfà sọ ni bí adìláti so afáwà ń sọ̀rọ̀ arúsọ mọ́ di wọ́n rú di máa sọ wọ́n sì ní mú lẹ́rí gbàtọ́yà ọ́nà padà pẹ́ wọ́n bá wọn pẹ́ lúwa tí ó káfí sujé pó káfí pó jésù káró di máa sọ káró sọ mọ́dí sí ọ̀rọ̀ ọmọ lílé yìí sí ọ̀rọ̀ ọmọ níyẹn ni ọ̀rọ̀ yẹn tẹ́ òyìn ń bọ̀ lọ́tọ̀ ọdá kébé ìjókòó ọ̀tọ̀ yìí ọ̀rọ̀ arúsọ mọ́dí inṣáàlá bọ̀ mú kàfí mú akẹ́lẹ́bà mọ̀ pé àwọn ọ̀rọ̀ tí àfíjì gbọ́n sọ nìyẹn kí nìkan tó wá kù ní pé ìgbẹ̀gẹ̀lú ẹkẹ́ ti ṣẹ̀rọ̀dù fún wa pé àfíjìgbọ̀ ọ̀tẹ́sọ̀ yóò kọ̀rẹ̀ kí ẹ̀fẹ́ kan ti ṣẹ̀rọ̀dù fún wa bọ̀ ìkanú àwọn ya wá ń tẹnumọ́ pé ìyẹn àbú anwar àwọn tẹnumọ́ pé ah bí a kí lọ rí àfíjìgbò ni bí a kí ẹ̀ lọ rí wọn ni àwọn àkíkò yìí ò yé wọn àfíjìgbò ẹ̀dẹ̀ kò yẹ wá sọ̀rọ̀ rárá tẹ́bàgbé kò tẹ̀ tí yẹ ẹlọ́mọ̀ kankan parẹ̀ eléyìí yóò máa dìbọn pípa àwọn tí mo ń ṣàlàyé yóò máa dìbọn kọ̀kọ̀ tá fi dìbọn sọ wípé in tí wọ́n máa ṣe ní pé táwọn bèèrè lọ táwọn rí pé tó bá ti gba Ibn Hadi ní cardiff ní kíní àkíní kan wọ́n la tààtí ìlà rẹ̀ ní ó jìnà sí ọ ní ẹwà tó dún tàti lọ́n bá fi jìgbò báyìí ìgbà ọlá bèèrè lọ rí pé àfẹ́ jìgbò kí á kílẹ̀ sọ nípa kíná pé Ibn Hadi tẹ́sì tún máa sọ pe ẹgbẹ́ pé lọ́dọ̀ yẹn ìgbà pàfà ni wọ́n ta ló wá mú ìbẹ̀ yẹn pé àfẹ́ jìgbò ẹgbọ́dọ̀ gbà pé cardiff ni o ó yá ẹlẹ̀ wọn ta ló ṣe bẹ́ẹ̀ àwọn yóò kàn formulate ọ̀rọ̀ kan wọ́n wà lè máa wọ̀nyẹ̀ kan láti fi gain emotion àwọn èèyàn wallahi báyìí kọ́lẹ̀ ẹ̀sẹ̀ máa ń ṣe àwọn kan tó ṣe pé àwọn asalib tẹ́yìnà máa ń takò lánàá yí pé ah, àwọn asalib makiro táwọn èèyàn máa fi ń dá ọ̀rọ̀ so that kí náà ibi ọ̀rọ̀ táwọn fa gangan kò ní jẹ́ káwọn èèyàn rí smoke screen tí ó pọ̀ sí in tàbá ṣe ni pé nígbà tó wá dìbí àbí a week Eh, abu maryam abu afan abu afan al-kursi àti abu abdurrahman àti ok ó dáa kó ok àti abu Fawzan, abu Fawzan. so a lọ bá àfi jìgbò a pè wọ́n pé a fi wárí wọn àwárí wọn níjọ́ yẹn níbi ìjòkó yẹn nítorí mo ṣe tẹ̀sílì tèmi kíkọ́ ni o tẹ̀sílì kíkọ́ ni o mo mú fún mi dání mo den ń type àwọn nǹkan tí àfẹ́jìgbọ́n sọ gbogbo àwọn sọmárì ìkàtànsọ ó sì wà ní ọwọ́ mi dìsín kìkín ṣe bí kìkín ṣe jòkó lẹ́yìn nítorí ìgbà táwà débẹ̀ àwárí sí pé àfíjìgbò in táà mọ́ mọ̀ yìí ni wípé ẹlẹ́ẹ̀ni mawqif níbi ọ̀rọ̀ yìí ẹlẹ́ẹ̀ni mawqif níbi ọ̀rọ̀ yìí tẹ́ẹ̀bá ní mawqif ọ̀rọ̀ tẹ́wà sọ yìí àkùríbẹ̀ àbúní kódà àwọn òtí kò lórí báwọn ní mawqif yẹn àfíjìgbò yìí tẹ́wà sọ yìí ńkọ́ wọ́n ní pé àfíjìgbò ń sọ ń question lọ́wọ́ àwọn bá ṣe béèrè question yẹn làwọn fi dáhùn rẹ̀ a ní pé rárá o àbò ọ̀rọ̀ yìí ò wọ́kù òkè ẹnìkan wá béèrè pé òkè tán bá béèrè lọ́wọ́ yín question yẹn opposite side ńkọ́ ṣé ẹ sọ̀rọ̀ tí ó takàn lè náà ni ọmọ ìyá ìkọ́kọ́ bí i question rárá ọkọ̀ yìí òbí án tẹ́ wọ́n kọ́kọ́ dáhùn later padà tún béèrè lọ́wọ́ pé wọ́n ní pé ẹyin ẹyin àwọn dáhùn bẹ́ẹ̀ náà ni ẹ ti mọ̀ pé yìí tí ò ṣọ́ fún wọn láti ṣe ni tí ọkọ̀ tẹ́ ń sọ tẹ́ fi rinlẹ̀ pé àwọn ènìyàn wọ́n ṣe da ọ̀rọ̀ láì ní máa wọ́n lọ sí bí wọ́n agẹ́gẹ́ bẹ́ ṣe sọ ó ti pẹ́ mo ti gbọ́ Saoty àìmì ọ̀rẹ́ tí ẹbí dọ́pì ma kó máa dìkẹ́ bóyá yẹn sàn kan tí mo sọ gbogbo náà púpọ̀ náà láti gbọ́ Saoty àyẹ̀ afẹ́jìgbó sáà ń sọ pé mọ́ kí fàwọn náà làwọn sì wà lórí ẹsẹ̀ wípé aláwọn ò ní interest láti mọ̀ nípa ọ̀rọ̀ yìí ah, ìgbà ara bèèrè ọ̀rọ̀ ìwọ́n ah, sàlàyé pé <laughs> ah, a ṣe kí náà ń pè yí àfikà àwọn àtòjúbọ̀ wọ̀rí lóòtọ́ báyìí àwọn wà bẹ̀rẹ̀ sí ni ma ká ní nípa ọ̀rọ̀ yìí báyìí àwọn ń bèèrè lọ́wọ́ wọ́n ń sọ fún wa pé kódà ń jọ yẹn níbi jòkó yẹn sẹ́ gbogbo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ìbò ìṣẹ̀lẹ̀ náà nìyẹn o àfíjì gbó fi ń rinlẹ̀ pé káwọn mọ́ parọ́ inú gbogbo àtàbàlọ̀ jòkó pẹ̀lú àfíjì wò wọ́n mọ́ sọ wípé inú àwọn mọ́ ń dùn wa ju àwọn ọmọ ìyá kejì lọ àyà àwọn mọ̀sáfíkọ̀ àwọn fẹ́ràn wa gan ah, ṣùgbọ́n in ti problem táwọn ní pẹ̀lú wa ní pé bá sí gbé iṣu yìí kò sígbà tàbà lọ sọ́dọ̀ àbútí òkè ń sọ kò sí dẹ̀sígbà tán sọ táà ní ṣàlàyé ọ̀rẹ́ ah èmi wá sọ̀rọ̀ pé ah bá ṣe gbé iṣu yìí bóòlá ṣe gbé ẹ̀yìn ṣégun bin hadi ah àwọn sàṣàlàyé àwọn kàtó ṣẹlẹ̀ fún wọn wọn ni àdẹ́ láwùjọ wa níbẹ̀ lèmi tí wọ́n ń ṣe ìfìbáàtù ẹ̀ fún wọn bẹ̀ pé èyàn tẹ́bá nífẹ́ ní pé nítorí àwọn gbé jáde tàkí bí agbígbé jáde tó padà wá kárí lébà àbúyá sẹ́rì ni àwa ti ní mọ́kì lórí ọ̀rọ̀ yìí láti 2018 lọ́wọ́ bẹ̀rẹ̀ 2018 ní ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ọmọ ìyá ti rí pa ah, báyìí lọ́rọ̀ ìṣeré kódà mọ́ fi rílẹ̀ fún ẹ pé àwọn ọmọ ìyá tó máa ń fà mí sẹ́yìn jù bí ọ̀rọ̀ yẹn gan yẹn gan because nígbà yẹn <laughs> èyí mo tún máa fẹ́ sọ̀rọ̀ ń pọ̀ rẹ̀ dáadáa nínú àbúwárọ̀ wọn bẹ̀ because kò sí bọ́wọ́ sí máa ṣẹlẹ̀ tí ò ní kan pé àbúwárọ̀ ah, lórí wọn àbúwárọ̀ tó ṣe pé nígbà yẹn gan fún àwọn sẹ́yìn aláwọn gangan máa ń fà wá sẹ́yìn in fact kanu àwọn ya na Abu Muhsin náà fi kíní ẹ̀lẹ̀ fún ah tàbí ọ̀sọ̀ gbá kí ló dé kíníkà kíníkà ọrọ ọ̀rọ̀ yìí mo tí láti ya na tó náà um, tajọ́ sọ̀rọ̀ náà nke nǹkan tó ka kàrí ní pé ọ̀rọ̀ yẹn kí ẹ máa sọ̀rọ̀ nípa ọ̀rẹ́ hmm? kódà lítà ya kan nítorí ọ̀rọ̀ ẹ mú pé àwọn ènìyàn ti fẹ́ ṣe wọ́n fẹ́ ṣe ìstìglá lu ọ̀rọ̀ ẹ wọ́n fẹ́ lo ọ̀rọ̀ yìí láti fi ṣe ìfẹ́ ara tiwọn tọ́dẹ̀ padà padà lónà so a ṣàrà ilé fún afi jìgbò pé afi jìgbò intẹ́yìn náà sọ ìlànà náà sọ tẹ́lẹ̀ àmọ́rẹ̀ ti padà kọjá bẹ́ẹ̀ ok ẹ̀dẹ̀ ẹ̀tún ma fi rìnlẹ̀ fún wa pé kódàjọ́ tí Abu Yasir fẹ́ gbé ọjọ́ jáde wọ́n jẹ́ kó yẹ kan nínú àwọn ìyàtẹ̀ nìyàn sọ fún pé Abu Yasir ti fẹ́ gbé ọjọ́ jáde àwọn làwọn sọ fún kó mọ́ gbé jáde létà ó sàpadà tó gbé jáde náà tún ni àwọn ah, sọ fún wọ́dà ìnà lórí kọl ni pé kódà ìnìkan ti fẹ́ ṣe rọ́dùlé ó ti fẹ́ bẹ̀rẹ̀ rọ́dùlé wa lórí èmi kò bí àwọn gẹ̀gẹ̀ náà fẹ́ mọ́ ṣe rọ́dùlé lórí èmi ti ní kò sí wàhálà àgbàtọ́jú jáde tó di Arafat ah, ṣe òkè tẹ́bá ti wá láwà ní ìṣù ń bí nílọ tẹ́bá fi rìnlẹ̀ náà lóòtọ́ ipé ó dáwà ní ìṣù ti wá ṣí àwọn àfáà kí a máa fi wọ́n gbolẹ̀ ha arafat kìní kan ṣáàrù ìgbàwo abdullahi bin zulfiq olódo kódà ọmọ kindergarten ó mọ kí ó jùlọ àti gbogbo ọ̀rọ̀ tán sọ nípa sheikh abdullahi bin zulfiq àtọ̀fẹ̀yìn àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ history ó ṣe pàtàkì gan kíyàn fi mọ́ bùlà fíjì bó ti ń bọ̀ wá ibòdẹ̀ ni wọ́n tó délé ni so níbi ìjòkó yẹn sẹ́ẹ̀ ẹ̀hẹ́ ìmí tí wọ́n sọ fún ìjòkó yẹn pé ìjòkó yìí nítorí láìpẹ́ kò pẹ́ sígbà iná ṣe ìjòkó kan tí àfádà ó dúdú ń sọ̀rọ̀ ń bẹ̀ wípé àwọn sàáfíkọ̀ wọ́n ṣe online class mọ̀tún class kíníkan twitter wọ́n ṣe kíníkan lórí twitter àwọn sùúrí àti àdàdí ànáníkan sọ àbí kíníkan o èmi wá rí ìzẹ̀ náà pé àfíjì gbókè ẹni pé ẹ̀ ní mọ́ òkè ìfẹ́ ṣe wáyé àwọn ti bá wọn sọ pé ó dá ká gbà pé ẹ̀tọ́ kò correct kásàdákẹ́ àfá dáúdù tán wọ́n sọ́rọ̀ tẹ́yìn dẹ́wà lẹ́gbẹ̀ẹ́ wọn kọ́ wallahi wa billahi wa tallahi àfí ìdìgbò wọ́n fi rìnlẹ̀ pé bá fà dáúdù sí sọ́rọ̀ yẹn inú àwọn sì ń bàjẹ́ inú àwọn ń bàjẹ́ ìkí á àwọn ní pé kódà ọ̀tọ̀ níṣẹ́ táwọn gbé ni mo dẹ̀ mú fún ìdání mò ń táìpù àwọn kìíní ẹ̀ kalẹ̀ nítorí wọn kí wúlé padà gbàgbé báwọn kìíní ẹ̀ ṣe ń tò bọ́ ibi tí mo táìpù ẹ̀ sí òṣèré ọmọ ìbáìbọ̀ ń ní orí fóòmù so wọ́n tún sọ pé ìtàfàdà odò sí mẹ́gan inú àwọn odò sí níjọ́ ẹ̀nà ikú ọ̀tọ̀nìkà táwọn gbé fún ọ̀tọ̀nìkà tí wọ́n ń ṣe so ok ọkàn tí wá tún balẹ̀ pẹ́dà tọ̀kọ̀ tó sí wàhálà ìkanú àwọn ya wá ń tẹnu wọn fáfíjìgbó jọ yẹn pé but ọ̀rọ̀ tẹ́ ti sọ yìí ẹ ti ní kèkè the best ní kẹ wá sọ̀rọ̀ because àwọn èèyàn ti ń lo against ah àfíjìgbó wọ́n ti kódò lọ́mọ̀ ìyá kan tó ṣe pé ó ń sọ fún kébọ́dà àtàwọn ọjọ́ mọ́ ń chat tẹ́lẹ̀ ẹni ẹ̀dẹ̀ mọ́ sọ pé a ah, lóòtọ́ nǹkan tí ṣe mọ́ obìnrin adíṣe òdá ń go sì gbá kìnníkà kìnníkà ìjọ tá fi jìgbó sọ̀rọ̀ ah mo ti tàrọ́jà o mo ti padà wà lórí báyìí o kí ni ìdí ó ní àfẹ́jìgbó ti sọ̀rọ̀ kí ni ẹ̀rí àfẹ́jìgbó ó ní ah, àfẹ́jìgbó ti sọ̀rọ̀ ó ní wọn bí ká ó kí n so àfẹ́jìgbó fi rìnlẹ̀ gbé kèkí ṣe mọ́ kí wọn wọ́n dẹ̀ promise wọ́n jọ yẹn gbogbo ilé ìtàn bá dìnà rẹ̀ ìpàdé díwájú Ọlọ́run ọba o ìtàn bá dìnà rẹ̀ èyí tán bá dẹ̀ dìnà nínú àwọn àkíkọ̀ yìí kí wọ́n sọ bí wá ṣe jẹ́ hmm? tí wọ́n bá dẹ̀ dìnà rẹ̀ tí wọ́n wá lè ṣàlàyé kí bó ṣe jẹ́ gangan lélé yóò tọ́ ìpàdé díwájú Ọlọ́run ọba subhanahu wa ta'ala bá wọn ilé ìbó ìṣẹ̀lẹ̀ ní èmi nìkan dẹ̀kọ́ mọ̀ wá ń bẹ́ so àwọn nìkan tó tẹ́mi fẹ́ mú bẹ́ẹ̀ ni pé wọ́n fi rinlẹ̀ pé kìí ṣe mọ́kífà wọ́n dẹ̀ promise pé àwọn sọ̀rọ̀ yes wọ́n fi rìnlẹ̀ ń bẹ̀ wọ́n ń sọ̀rọ̀ kan jẹ́ pé ọ̀rọ̀ yìí wá ní kèkí ń ṣe ọ̀rọ̀ ipé ṣe ìyìn táwọn mọ̀ ní pé àwọn ọmọ ìyá tàà wà ní ibi báyìí ọmọ fi rìnlẹ̀ kí gbogbo ọmọ ìyá ni gbogbo wa mo dé ever sọ ní ìṣẹ́jú wa wípé ìsbíyà lè ṣe yìí wọ́n fi rìnlẹ̀ wípé bọ̀ nǹkan táwọn àwọn mọ̀sán ẹ̀yẹn ẹ̀rídà mo bá bẹ̀rẹ̀ sí ni mo kọ́ àwọn screenshot Abu Yasir mo kọ́ àwọn screenshot Abu Yasir wa àti gbogbo àwọn nǹkan tí Abu Yasir sọ Abu tó ṣe pé subhanallah bihamdi subhanallah alazim tó bá ní pé tàlèyàn tó bẹ̀rẹ̀ sí ni mo yẹ̀yẹ́ àwọn mo yẹ̀yẹ́ àwọn àfá níbi tó gbé jáde ìmá yẹ̀yẹ́ tó lágbára gan tí ó yí báyìí àbí Abu Yasir kí wá ni èyí tẹ́yìn wọn gbogbo wọn tàbí ọ̀hárọ̀ lé ní bí pé ẹ̀yìn dìfẹ́ di àwọn àfá nígbàlú ẹkẹ́ ti dìde náà pé àbúyá ah, sí rárá o tó fi máa wọn tó ṣe pé àwọn náà ń kílẹ̀ pé àtàpá kìíní àtàpá kejì àfáà wà ní gbogbo wọn ẹ̀sìn ní tàdẹ̀ ń fi ojú àwọn àfáà ìgbólẹ̀ ẹ̀yìn tẹ́ Facebook pé wọ́n ti ń fi ojú Sheikh Muhammad Nadi wọ́n ti fi ń yí ẹ̀rẹ̀ ẹgbọ́dọ̀ defend wọn ni ókè wọ́n fi ojú Sheikh Abdullahi bin Zulfikar Dhafiri ẹgbọ́dọ̀ wọ́n fi afára àwọn náà kí fitna tó dé kódà ó lè tó ṣe gbọ́n lo tíra àwọn hakikotul manhaj salafi tó fi ń kọ́ àwẹ̀yàn àfẹ́jìgbò náà lọ àfẹ́jìgbò náà lọ ṣe ibá yà bí èmi wá kọ́ àwọn ọ̀rọ̀ wá nípa ọ̀rọ̀ àbíyá sí ẹ kí n ka díẹ̀ so that oníkálùkù lè bá mọ̀ wípé nítorí kẹta wọ́n sọ ní pé kíní kan ṣe wọn ò bá dáa wọn ẹ̀yìn ló bá dáa ẹ̀yìn bá dá àwọn ẹ̀dẹ̀ tún àmìlà wọn ni mu'amala ahli al-bid'a wal ahwa kí wọ́n ni kẹta wọ́n sọ in tó dẹ̀ bí fitna ẹ̀ mo ṣe ń bọ̀ wá o ní láti sọ àwọn history yìí ni so um, bí àwọn inú nǹkan wọn kan díẹ̀ tàwákà fún àfẹ́jìgbọ́njọ́ ẹ jẹ́ kí n kàkà díẹ̀ fún àwọn tàǹgbọ́ wọn wa káwọn náà gbọ́ àwọn kan díẹ̀ tí Abu Yasir sọ nípa wọn Salafiyun ṣe báyìí àbí ọ̀tọ̀ ní pé ọ̀rọ̀ pé èèyàn bóyá látara bínú èèyàn wá sọ̀rọ̀ tó fẹ́ ní ebu nínú ẹ̀yẹ́ lè wòye pé kìíní bọ́ọ̀rọ̀ tẹ̀bdí subhanallah ẹkìn kàdí ẹ̀ fún wa náà so olóòrùn kàtẹ́ kí mo sẹ́ndì sí àfíjì gbóná gbáyìn nítorí gbà tí mo fún aláwọn kan mo kàkàwọn kan bẹ̀rẹ̀ afún wọn gbọ́ àwa tún gbàtà tó délé mo tún sẹ́dà wọn ìmí sí wọn ibi èyí tí mo sẹ́ndì they are not upon salafiya nafiyu ni they are upon hisbiya. so wọ́n ní pé ó tún sọ níbi kanáà lórí facebook lè àwọn ètò mọ́tún kayo ó i won't stop shouting as the scholars of sunnah has not stopped shouting upon the people of bid'ah like the sahafico secret apparatus mi ò ní yẹ̀mí nígbò láti máa pariwo gẹ́gẹ́ bá àfáà sunnah náà ṣe ń pariwo lórí àwọn oníbídíà gẹ́gẹ́ bí àwọn sahafico secret apparatus yìí àfáà sunnah olóhun pariwo lórí àwọn sahafico pé sahafico oníbídíà ni wọ́n tí ń báyàbí so ó tún sọ bọ́ mi pé you are not different from the haddadiya as the scholars have mentioned ẹ yàtọ̀ sáwọn haddadiya gẹ́gẹ́ bí àwọn scholars have mentioned so bí gbọmíkọ́ tó pé sùfíyà ní kìníkàkìníkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a fi àwọn kìní hàn àfíjìbò àfíjìbò náà fi ìrìnlẹ́jọ́ ìpé à ah, tàbí àwọn kìní ní òdẹ̀ àwọn pè attention àbúyásí sọ́rọ̀ yẹn àwọn kókókókó tó wà ń bí àwọn jòkó yẹ mo fẹ́ jẹ́ kí àwọn èèyàn kí wọ́n rí gbámú lẹ́yìn ìgbà yẹn ìjòkó mi padà tún pa èmi àtàfíjì gbà táwọn ẹnìkan náà pọ̀ mi fẹ́ mẹ́nu lọ bíbẹ̀ yẹn lẹ́yìn ìgbà yẹn ló wá ku èyí tí máa sọ last ní títí ìgbà tábùjá bèrè wá sí Ìlọrin so yẹn um, àlàyé ọ̀tọ̀ ni but wọ́n ìfàwọ́ ní pé àfẹ́jìgbó fi ń rinlẹ̀ sóti tó 2 weeks báyìí àbí 3 weeks àfẹ́jìgbó fi ń rinlẹ̀ pa àbújá bí gbáà kíníkà sheikh ah, èyí tó lọ tán tó di mọ̀ftún wọ́n padà sí nọ́ọ̀tì tán wọ́n di kíná ń pè wọ́n di gbogbo nǹkan tán pè wọ́n sàfúk jahil kada wa kada àfẹ́jù wọ́n fi rí lẹ́m̀bẹ̀ pé àwọn tán wà ìgbà tí ọ̀rọ̀ padà kan rọ sàáfikọm sàáfikọm wọ́n láwọn tó wà ní mọ́kíf tán wà pẹ̀lú Sheikh because wọ́n wà lórí táwọn kìbáru wà ní ọdẹ̀ dákan pé Sheikh Rabi Sheikh Al-Bukhari ní tó fi rí lẹ́m̀bẹ̀ wallahi Rabbi Kaaba so ti tó 3 weeks ni so ojú later ọ̀rọ̀ yẹn padà di pé ó sàpadà dàrú lọ́wọ́ gbẹ̀yìn lọ́wọ́ gbẹ̀yìn àlàyé ìgbà mí nìyẹn so mo wá wá surprise ìgbà tán sẹ́ndì ọjọ́ ìsìn ní kí ah sáfẹ́jùgbò náà tó ń sọ̀rọ̀ yìí àfẹ́jùgbò tí wọ́n mọ̀ nípa issue tẹ́lẹ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa kàńpà rẹ̀ ni bójú sọ wájé pẹ́yìn tẹ́mọ̀ nípa issue tẹ́fẹ́ máa kàńpà rẹ̀ èyí náà lẹ́kàn dédé lẹ́wàá máa da ọ̀rọ̀ tó ṣe pé wọ́n ti bà níbi ọ̀rọ̀ sílísílà event yẹn ìgbà tẹ́lẹ̀ ṣẹlẹ̀ wá ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ wọ́n fọ́lọ̀ gbogbo ẹ̀ so bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn kí wá padà síbi ọ̀rọ̀ àfíjìgbò nípa wípé àwọn èèyàn ṣe alwàláú wàlìbàráhù lórí àlàyé lórí yẹn ni wípé tán bá bin Hadi láyéláyé òun kọ́ ló yẹ kó mọ láyéláyé ó ma ń yà mí lẹ́nu ní tí wá pé wọ́n tó ń dìfẹ́ndì Muhammad bin Hadi wọ́n ló wá ń sọ fáwọn kan pé wọ́n ń ṣe alìwàláhù alìbàrá ó kàn ma ń fẹ́ pamílẹ́kún fáwọn ènìyàn nígbà ah, so o mọ́ tó ń sọ ni kí ló bí fitna ṣe bí tó bí fitna ni pé ṣe ma bin Hadi pé wọ́n yẹ kan sàáfíkọ́ àwọn tí wọ́n gbà pé sàáfíkọ́ ni wọ́n alhakọ àwọn náà mọ́wàá wọ́n kọ́kọ́ alhakọ àwọn sàáfíkọ́ imam ahli bida wal ahwa wọ́n ni wà yí ń tàtọ́ harun bí súnnà voice wọn wà àwọn èèyàn dẹ̀ jẹ́rìí ní wọn lórí pé wọ́n sọ pé áwùláhì léṣù salafiyin wa tafarruqu salafiyin ahwan min an yakunu minhum àwọn ni yíò wọn kí ń ṣe salafi kódà káwọn salafi kan fọ́yẹ̀lẹ̀ ilẹ̀ ó pèjú káwọn yíò wà láàrin wa wọn lọ so kí nìkan tó fa ọ̀rọ̀ yìí gangan tí kì bá kí ń ṣe wípé ìwọ tó gbà pé Arafat sọ̀fúnkú kí ló sọ sheikh abdullahi bin zulfikar zafairi kí ló sọ wọ́n di sa'afuk gbogbo náà wà lórí pé fèmí àtàwọn àwọn ọmọ madina yìí lẹ́wọ́ àwọn arafat ni àtàwọn yòókù ìǹkàlábù ni àìǹkàlábù tó hùn tí bá borí wọn àbíkọba jáàna borí mi gẹ́gẹ́ bí mẹ́sẹ̀jì tán fi rán bin zulfikar zafairi nígbà tó di pé ah alóòlè máa pè àwọn sàlàfí yóò ní sàáfí kọ ká máa wù báyìí kò pọ́síbù àwọn àfáà tó jípọ́n ní dáwà kò pọ́síbù náà ṣe bí i ṣe máa àmàlà àwọn ilé yìí ni lòdì pé Abdullah bin Salfiq sàfók kẹdàb wọ́n ṣe dìfà fún wa níbi so ẹ̀yìn ṣọ́tì ni wípé in tó fa aslu gbogbo ọ̀rọ̀ òun ni pé Sheikh Muhammad àwọn èèyàn tán jẹ́ salafiyun tán dẹ̀wà ma'arufu bi da'awa tán wà ma'arufu bi da'awa tán ṣe da'awa tẹ́yìn náà ma fi rinlẹ̀ yí pé àwọn ènìyàn imam belara ma ẹ̀ ń pè wọ́n ní sàáfikọ̀ ẹ̀ ní ẹ̀rí tẹ́lẹ̀bí substantiate pé sàáfikọ̀ ni wọ́n àwọn tán jẹ́ àwọn afá tán tún ju ẹ̀yìn lọ́wọ́n tọ́lábà pé àìnà dẹ̀lì ẹ̀ lè present dẹ̀lì fún wọn ẹ̀kàdà blast ẹ̀rọ ẹ̀dẹ̀ blow rẹ̀ jáde àwùláyí sàáfikọ̀ kádàwàkádà tó bá jẹ́ pé bí àwọn ẹni yìí wà ní tí kò sí alùwàláhù alùbárọ̀ ń bẹ̀ bó ní a ṣe padà ní sàáfíkọ́ tó Libya ìyẹn tó bá jó ní làákàyè kódà tí yóò bá ní ìmọ̀ púpọ̀ nípa ẹ̀sìn fitna yìí láti gbọ́ yìí ìwọ tó bá jíyàn tó bá ní làákàyè dáadáa àwọn ẹni yìí ń sọ̀rọ̀ alùwàláhù alùbárọ̀ lé ní tó bá ti wá gbà kí ibùn adé alùwàláhù alùbárọ̀ ok bó ní a ṣe padà sàáfíkọ́ tó Yemen Misr sàáfíkọ́tù Kuwait sàáfíkọ́tù Philistine sàáfíkọ́tù UK sàáfíkọ́tù America sàáfíkọ́tù Imarat sàáfíkọ́tù Jezahir kápadà tó wá ní sàáfíkọ́tù Nigeria bẹ́ ṣé kèkí ń ṣe ọ̀rọ̀ alwalahu albara ṣé kèkí ń ṣe ókè kí ló sọ àwọn àfáà yẹn sáwọn náà ọmọ kéwu nítorí àwọn kan justify pé ọmọ kéwu ó lè sọ tó bá ti àfáà lè sọ tó bá wù nípa ọmọ kéwu sí gbogbo àwọn àfáà yẹn náà sọmọ kí u sheik muhammad bin hadi niwa sí àwọn sheik abdulghani awaisat sí gbogbo àwọn ilé iná kọ́ sí ọmọ kí u sheik muhammad bin hadi niwa bú na sí wá di sàáfíkọ́ ẹ̀yìn lẹ́wọ́n sọ̀rọ̀ alwala wal bara lẹ́ni ṣe bí tó dáwà alálẹ́ tó necessitate ó wá fi favorọ́kọ́ salafiyin fi kulli alam fi kulli al'alam ní gbogbo ayé tanyẹnyẹ ẹwà lọ́gbọ́ táwọn salafi bá wà lé ní o wọ́n ti di sàáfikọ́ mú sàáfikọ́ láwọn salafi tán bá gbádùn kì í sáwọn halabi àbáwọn hajjúrí àbáwọn hajjì àwọn bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ lóòtọ́ àwọn musafikọ̀ lù ti wá báyìí wọ́n jọ wà ní wọ́n jọ ń ṣe ni èyàn tó bá mọ̀ pé wọn ò sí pẹ̀lú àwọn àdúrí kó jáde kó dẹ̀ bẹ̀rẹ̀ sí mọ́dákọ̀ àwọn àjúrí ẹ̀kọ̀ kan pé àwọn ọrọ̀ àsáhù ní tánjẹ́ àwọn àsáhù ní sàáfikí tán jẹ́ àjúrist ẹ̀yẹ so in tó dá ìṣù gẹ́gẹ́ alwalahu walbarahu ni kódà ó ní kan nínú àwọn ah, muhammad bin hajjin bayan tán pè sheikh salim a ah, ah, algeriani wọ́n kọ wọ́n dìdí kòkòtẹ́ òdìdí tíra kan lórí ọ̀rọ̀ ẹni wọ́n pè ní alwala'u shakhsi inda sheikh muhammad bin hadi bí sheikh muhammad bin hadi ṣe bẹ̀rẹ̀ sí ní wọ́n ṣe wala'u shakhsi tó bá ti wà pẹ̀lú mi ò ní ìṣù tó bá lè takò mi ò ní ìṣù bó ṣe di pé àwọn olùmí tán bá ní ìṣù tẹ́lẹ̀ wọn bá wọn ní ìṣù ma ààyè tí wọ́n padà bá ní ìṣù wọn kàdà bá wọn ní ìṣù lórí ọ̀rọ̀ sàáfikọ̀ ok kí ló ṣe sheikh abdullahi buhari ti wọn kí ló ṣe wọn bó ní sheikh abdullahi bin abdurrahim al tẹ́yìn náà ló tíra wọn láìpẹ́ fún dáwọ́rọ̀ tíra alhajjur ta'ammulati mas'alati alhajjur láìpẹ́ yìí kí ló ṣe sheikh abdullahi bukhari tán fi di kẹbíru sàáfi kọ ní ìsinmi bó ní ṣe di tọ̀báhùlù fitna ẹ̀ sí gbí àwọn òjòkú jáde pé ẹ lọ sọ́ra o ẹ̀yìn tẹ́ ń bú sheikh alama abdullahi bukhari ah ẹwọ́n bú ẹ̀ ń pè wọ́n ní kẹbíru sàáfi kọ èyàn burúkú ní yóò ẹ jẹ́ kí wọ́n mú àwọn àpòjúwe díẹ̀díẹ̀ wà níbi ìtẹ́ra alwala ushaksi inda sheikh muhammad bin hadi èyí ma fẹ́ dákọ̀ maraji púpọ̀ níbi àwọn tí bá ń sọ so that ìwọ náà lè padà síbi àwọn kan fúnra rẹ̀ jẹ́ kí mìíràn lọ wo eléyìí so ẹ jẹ́ kí n kàn mú àwọn examples díẹ̀díẹ̀ wà níbi ìtẹ́ra yìí wallahu alam náà so example ti inú example ti afahàn mọ́ wa òun náà ni wípé bí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wípé ó láàgbàgbà tó ṣe pé sheikh muhammad bin hadi wọ́n ní ká stop um, duruzu sheikh arafat ní mirathul anbiya sheik arafat ti yọra dákẹ́ wọn sọ anything kódà nígbà kò sí wàhálà kódà sheik mahamud hadi wọn sọ pé àìdàkẹ́ stop ẹ̀ tẹ́ẹ̀ bá ti stop ẹ̀ ẹ̀ stop tèmi ẹ̀ stop tèmi so ìkanu ẹmù kan méjì ni àìdàkẹ́ kẹ mú ti arafat ó ti tánà lẹ́ni àbí kẹ mú títí tèmi ṣe bá yàbí ilé example tó clear ni nípa alwala walbara ṣe bá yàbí kí ló ṣẹlẹ̀ tó ṣe pé ẹ̀ fi lè bá mirathul anbiya ṣe má wọ́n ṣe bá su lẹ́kṣọ́ arafat al-muhammadi sọ̀fúk wọ́n ṣe bá su lẹ́kṣọ́ kínánpé sọ̀fúk so ilé ìdẹ́ ni nǹkan tó ṣe pó clear níka níbi ọ̀rọ̀ alwala walbara so ẹ̀yin tẹ́ bá ń sọ̀rọ̀ alwala walbara mi ò máa ń in tẹ́ fẹ́ gbà gangan bẹ̀ngẹ̀ allahul musta'an so ilé ìtẹ́ ó sheikh nizar bin hashim al-abbas Uh, um, wọ́n mọ́ sọ nípa sheik uh, nizar um, afwan sheik uh, muhammad bin hadi wọ́n mọ́ sọ nípa sheik nizar bin hashim al-abbas tẹ́lẹ̀ wọ́n mọ́ ní pé ahun fadilun min tulabina alladhina lam yataghayyaru ah ọmọ ya dáadáa ní nizar nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wa ni tó ṣe kí mú change kìkúṣẹ́ sọ àfúkù ọmọ ya dáadáa ní nínú àwọn akẹ́kọ̀ọ́ wa tí mú ṣe ni o tayyib kí ni kan tó wá sọ nizar bin hashim as-sudani al-abbasi kí ló sọ sheikh yìí di al-abbas kí ló sọ wọ́n di sàfúk wọ́n kọ um, nasiha kan fún sheikh muhammad bin hadi wọ́n ni eh, wakọfati hmm? wọ́n kọ àwọn wakọfati kan lórí àwọn tasogufati sheikh muhammad bin hadi tí wọ́n ni ń pè ní sàáfíkọ̀ ẹ̀yìn pé àwọn ẹni yìí àwọn àfáà làwọn ẹni yìí ah, àwọn tán ní dáwà tán ń pè àwọn èèyàn sí dáwà ẹ ṣe lè mọ̀ pé wọ́n ní sàáfíkọ̀ tí ó yí báyìí àbí lẹ́yìn gbáyẹ̀wò sheikh nizar bin hashim al-abbas kí láwọn dì àwọn di sàáfíkọ̀ jahil kadhab tí ó yí báyìí àbí gbogbo àwọn tẹ́dẹ̀ pé ní sàáfíkọ̀ gbogbo wọn wọn láwọn mọ̀ mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan àwọn wà máa ṣàlàyé dọ̀rọ̀ láti wọn dé ní ẹnìkan máa àlàyé yẹwa gbogbo wọn tẹ́yà ìmọ̀ mọ́ lẹ́yọkọ̀ kan gbogbo wọn àwọn olè tó wọ́n lẹ́yọkọ̀ kan báyìí lẹ́yìn mọ̀hádọ́rọ̀ alákọ̀ọ́kọ́ tán ṣe months táwọn yóò tún tọ́ lábẹ́ ìlú lọ ẹ̀rídà ẹ̀rídà lẹ́nìkan tó máa kọ nàdírù sọ́ọ̀ríkọ̀ nàdírù sọ́ọ̀ríkọ̀ ibẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ wọn ti lọ mọ́ mẹ́rin káà kí ní ká majhul lókọ Abu Abdillah al-Madani Abu Abdillah al-Madani wọ́n láwọn kálẹ̀ méjì wọ́n tó prison ṣe báyìí àbí so ìtàwọn yẹn ń sọ náà láti bẹ̀rẹ̀ náà ni pé alọ́rọ̀ yìí ṣe ẹ̀ lẹ́rìí èyàn tí ó bá tún wá gbántẹ́ tó wá ń sọ ẹ̀tún alẹ́ ọ̀nà masọ̀ àfùkù ọ̀rọ̀ yìí náà Sheikh Abu Hudhayfa Al-Libi ọ̀pọ̀lọpọ̀ náà àtàwọn àlú ìnà wọ́n mọ̀ Sheikh Abu Hudhayfa Al-Libi o kódà àwọn mùsùlùmí àfikọ̀ táǹkẹ̀ náà lórí wọn mọ́ ń sọ lékè dáadáa gbà pé ah Abu Hudhayfa ha ẹ àfọ́hun ó nímọ̀ tó bá sọ̀rọ̀ nípa àdí ẹrù bí àdí fìyàn kalómà ni tó bá sọ̀rọ̀ nípa fíkún ẹrù bí àfíkún kalómà ni tó bá bọ́ sínú tafsir ẹrù bí àtẹ̀fsir kalómà ni afá iná mention rẹ̀ pé Sheikh Muhammad bin Hadi wọ́n bẹ̀rẹ̀ sí ní ma báwọn ìjà nítorí ẹ̀ tó bá ti gbà abó àbí kẹsẹ́ pé bẹ́yò ti ẹ̀gbà ó kàn lọ ní ìṣù pẹ̀lú pé àbí ẹ̀ta ti pè ní sọ́wọ́n fúnkù wọ́n sì tó wá ń bá sí wọ́n náà ti di 2022 ẹ̀wà ń sọ̀rọ̀ alwala huwal bara ike yaqiduna alayhi alwala wal bara ta ló bẹ̀rẹ̀ alwala wal fitna yìí fitna kí ló jù kọlé lórí gẹ́gẹ́ ṣé kò kí ń ṣe ìmáṣe alwala wal bara in fact àwọn usul táwọn àfà torí ẹ̀mù sheik Muhammad bin Hadi nìyẹn because in tó takó mọ́ hajjá salaf ni kó mọ́ ṣe alwalahu albarahu lórí nǹkan tí ò sí kẹkẹ́ bẹ́ débi kí ìpàdà mọ́ ṣe tẹ̀bdí àwọn èèyàn maslaka àwọn kí ni o haddadiya ní sheik rabi fi sọ pé maslaku yí o ó tún worst ju maslaka àwọn haddadiya lọ ó tún wà mọ́ debased ó tún wà mọ́ worst ju manhaji àwọn haddadiya lọ so yẹ báyìí àbí so because àwọn ẹnìkan àfáwọn sàlẹ̀ pé reason ni pé àwọn haddadiya àwọn ma lẹ àwọn salafiyun wọ́n ma gbógun ti wọn nítorí àwọn masail lè tó ṣe pé khilafiya ni ọ̀rọ̀ tó ṣe pé bí ọ̀rọ̀ al-udhr bil jahal àtàwọn ọ̀rọ̀ míì ẹ torí ẹ̀bà dá àwọn sàlàfíyùn lé tó ṣe pé ẹ̀yọ wọn kí n torí ẹ̀bà dá èèyàn ṣe yí báyìí àbí bọ́ ṣẹ́gun bin hadi ọ̀rọ̀ tí ò tẹ̀ sí kankan bẹ̀ ẹ̀rí tẹ̀ rí pòdísì fáwọn àfá láwọn nìkan padà wọ́n bá yẹn kọ́ ẹ̀rí káàkiri náà present fáwọn yà pé ẹ̀rí ni ẹ̀rí ni àti máa ṣe tàtàbọ̀rì àwòrán wá mistake wọn káàkiri ẹ̀hẹ́ ó ṣe mistake kan ní kíní years ago ó ṣe kíní kan kíní kan ẹ̀rí gbé sàáfíkọ̀ ni wọ́n ni ẹ̀ fallahul musta'an so ẹka tó mú àpẹẹrẹ mi wá fún alwọláhù ọlbàrà ṣe ibá yàbí àwọn ilé ìta ti kọ́kọ́ sọ ó wà glaring ó ti ti kọ́kọ́ clear rẹ̀ náà so nínú ẹlẹ́kẹta tafà imú wa náà ni ọ̀rọ̀ titi sheikh abdullahi bin zulfiq al-dhafairi sẹ́wọ́rọ̀ sheikh abdullahi bin zulfiq al-dhafairi bí sheikh wọn bin hadi ṣe ń sọ àwọn sọ ní sọ bí pé ìtókún dìkan di hanibin burikini ìgbàtán wọn sheik abdullahi zulfi kan wá kọ makọlù kan átíkù kan àwọn aṣàlàyé ọ̀rọ̀ yìí bẹ̀ ṣe ibá yàbí na sí ìhà kan ní pé wọ́n ṣe fáwọn kódà ẹ̀pẹ́ sheik mohamed adida kọ pé àwọn ará ní nǹkan sí wọn àwọn méjìlá wọn sí wọn wọ́n wá play sauti yàbí voice note tí sheik yẹn sẹ́ni sáwọn pé ibn adi ní káwọn jíṣẹ́ fún wọn ìgbà tẹ́ bá gbọ́ voice note yẹn kò sọ̀rọ̀ ha níbi burúkú bẹ̀ kò sí ọ̀rọ̀ ha níbi burúkú bẹ̀ at all kò sí ọ̀rọ̀ ha níbi burúkú bẹ̀ in tó wọ́n bẹ̀ ní pé sheik mohamed hadi ọmọ yáwa ní o èmi ò sọ nípa ṣégun bin hadi ẹ̀ ṣe kàbílẹ́bí zolvik al-zafiri ọmọ yáwa ní o èmi ò sọ nípa rẹ̀ o àmọ́ kó fi àwọn èmi àtàwọn ará madina yìí lẹ̀ àwọn ṣe karafati ṣe kàbílẹ́wà láwọn wọ́n sọ pé ara o in ti ṣe kàbílẹ́bí bin zolvik al-zafiri tán fi kú ní lẹ́vù èyàn tálẹ́mà pọ́nlé tán fi di sọ̀rọ̀ fúkulé nínú ẹ̀ tán wá dé èyàn yẹpẹrẹ tálẹ́mà tẹ̀mẹ́lẹ̀ tálẹ́mà ṣe tó bá wù so ó ní ọ̀rọ̀ kan tí mo ti already sọ nípa ọ̀rọ̀ ti Sheikh Abdullah bin Zubayd mo dẹ̀ play àwọn sàwòtíyà yẹn bẹ̀ mo play rẹ̀ bẹ̀ èyí tó bá fẹ́ gbọ́ kò lọ gbọ́ àlàyé yẹn so Sheikh Abdullah bin Zubayd kò wá ah ó di pé sọ̀rọ̀ fún kò ní ni so dẹ́nà káàtẹ̀ tó lọ́nà nípa ọ̀rọ̀ Sheikh Abdullah bin Zubayd pé wọ́n dìfẹ́ndì Hannibal Burri gbogbo ọ̀rọ̀ Sheikh Abdullah ti padà yẹjú ẹ̀ ní 20 kò dẹ̀ ju 2018 náà lọ sí but the same kíníkà kíníkà kíní abdullabi sùfí kó sí òun ìfẹ́ di ha ní nítorí nǹkan tí wọ́n ti gbọ́ látọ̀dọ̀ ṣe bin hadi whereas kíní yẹn kọ́ wò um, ọ̀rọ̀ pọ̀ mẹ́gà nínú ẹ̀ ni um, kíná ń pè sheikh abbas jauna nǹkan tí sheikh abbas jauna táwọn kó sí ti wọn oníké um, wọ́n kíná ń pè wọ́n túwìtì kíníkà hmm, láti bẹ̀rẹ̀ ń gbáyẹn wọ́n ni ana a'jab wallahi min al-mugawwidina wal mudafi'ina sheikh muhammad wọ́n ní àwọn ṣe mà nípa tó ṣe kí wọ́n tweet tí wọ́n dẹ̀ defend Sheikh Muhammad limadha la yarji'una ila sheikhina Sheikh Rabi' wa Sheikh Ubayd lis-su'al an asli al-mas'ala kí ni dìtẹ̀ fi padà sọ́dọ̀ àwọn Sheikh méjì Sheikh Rabi' àti Sheikh Ubayd láti lọ bèèrè lọ́wọ́ wọn nípa mas'ala yìí nípa ìpìlẹ̀ mas'ala yìí hmm? ìpìlẹ̀ dẹ̀dẹ̀ ní kí ni o wa hiya kalamu Sheikh Muhammad fi Sheikh Arafat wa ikhwani ṣebí tó dájú kalẹ̀ ní pé Sheikh Muhammad bin Hadi sọ̀rọ̀ nípa Arafat àtàwọn mayari ẹgbẹ́ tó bá sì ti mú báyìí na sọ̀fún kùn wọn náà sí bọ́ọ̀rọ̀ ẹsẹ padà spread ni wà hal asaba sheikh muhammad bin hada amkudi al'amur sí bí n tó kẹ́ lọ́wù ní ẹpẹ́ òkè sí sheikh muhammad hadi wà kọ̀rẹ́tì níbi tá sọ ní o àbọ̀rọ̀ ti parí lakin hada ya dullu ala wujudi amradin wa dasa'is fil ó ti wà nínú ọkàn àwọn tẹ́lẹ̀ ni wà farogil alcohol and then àwọn yìí ní sẹ́wọ̀n mọ́ tán tó dá tí wọ́n fásitì wọ́n ṣe yuriduna yudayyi'una ha fil qalbi wal kaylu hasbunallahu wa ni'mal wakeel wọ́n kàfẹ́ wíṣtì lásán kẹ́kà ma fi sọ́rọ̀ lásán so ìtàfà yìí pé àfẹ́ ìnà ó ń sọ wípé ẹ̀yìn tẹ̀ ń differentiate mọ́ láti bẹ̀rẹ̀ nìyẹn o ẹ̀ sí padà sọ́dọ̀ ṣe kọ̀rọ̀bí ní pàásùlù ìṣù ẹ̀ òun kìí tí wọ́n bá dé tààyàn ìṣẹ̀lẹ̀ àti bá ní pé kí ló fitna sàáfíkọ̀ ah wọ́n sàáfíkọ̀ wọ́n máa ń ṣe secret garden ní secret garden náà ṣe iná fi pè wọ́n ní South Africa ah kí ní kan wọ́n defend àwọn Khawarij ìgbẹ́lùmí sọ mẹ́rin ẹ́ eh, wọ́n defend àwọn Khawarij ní Yemen àwọn olà àwọn Khawarij yẹ Hani bin Burik àwọn àfáà yìí náà ti sọ̀rọ̀ against Hani bin Burik ẹ̀yìn eh, kí ní kan mú bá ẹgbẹ́ ìsinmi wọ́n ṣe mistake níbi àkídà wọ́n ti drop undrained scholars wọ́n ti drop Sheikh Fauzan wọ́n drop Sheikh Abdulaziz Ali Sheikh Sheikh Saleh Ali Sheikh Sheikh eh, Mukbil mo ti gbọ́ ti Sheikh Al-Albani náà rí kódà mo ti gbọ́ ti Sheikh Ibn Taymiyyah rí afwan asàfùlá sheik muhammad bin abdul wahab àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyìí so mo ní jẹ́ kẹ́ ma asúlù ọ̀rọ̀ pé alásù ní pé àfáyé sọ̀rọ̀ against àwọn èèyàn àwọn àfáwà ń sọ pé àfá mẹ́rìwá tó bá mẹ́rìwá ó dákẹ́ náà nínà àfó gbà ó fẹ́ kàn á bẹ jáde ó bẹ jáde ipé ah so ó blú ọ̀rọ̀ yẹn bẹ jáde wo kíní kan àwọn sàádùkọ̀ ẹ jìnà sí wọn o bá a kánà sí jáde náà pé ẹjì òun gẹ́gẹ́ ní kẹwàá salafiyun láti kí bí ẹyẹn ní point ẹ̀yin wá wà ní lọrin ní 2020 gbogbo ilé ìsẹ̀yìn ní 2017 tán àfá ti yẹjú ẹ̀yin wá wà ń bí ẹwà ń sọ̀rọ̀ alùwàláhù alùbàrọ̀ à ilẹ̀ ti máa òkè ń se rúsìnú ẹkẹ example alùwàláhù shaksi léyìí ti Sheikh Muhammad bin Hadi tí wọ́n ṣe tàbí fáwọ́rọ̀ kan sàlàfì yóò káàkiri Abu Ayyub al-Hulandi nígbà tán Abu Ayyub al-Hulandi ipe against Sheikh Arafat wípé Abu Ayyub Sheikh Arafati ló wà behind the bayani ẹ̀ nígbàtà Abu Ayyub wá gé kí ní ẹ̀kẹ́ ẹ́ ara ó dá ẹjẹ́ àṣẹ mubahala Arafati kọ́ ló wà behind ẹjẹ́ káwà ṣe mubahala lórí ẹ̀ nílé Sheikh Rabi Abu Ayyub wọ́n ìfẹ̀kẹ́ jáde ní ẹ ahir fajir kíníkà kíníkan ahir ni fajir ni ilbid ni sahibul hanat wal khammarat min afjari nas fujuran fil arat ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tààrọ̀ yìí tán bá sọ yìí ọ̀kan sí kan nínú àwọn tó wà lóyìí kódà táyọ̀ fi parẹ́ bí tí ó fi kún tí ó mẹ̀tẹ̀lú mọ́nu ah wùkẹ́ ló sọ pa mí wọ́n náà wáwò wáwò wáwò ẹni tó ṣe pé àwọn in tó mọ́ ń dùn méjì ní pé àwọn èèyàn wá ń bí tẹ́fẹ́ máa ṣe ìsìfáàfù pẹ̀lú àrọ́dù yìí ẹ ó dẹ̀ pé ní sàáfíkọ̀ kí ló wá wà ń bẹ̀ in tó bá wù afálódé sọ́nkọ́ ọmọ kéwẹ̀ náà kíní kan Abu Ayub kíní kan wọ́n lè pè ní ahir ahir ahir àwọn ènìyàn àwọn ni wọ́n ní ni wọ́n ní àkólé kan tó lágbára jù nípa jọmọlúwàbí ara wọn wọ́n fẹ́ kan tí ó fẹ́ tèmi jọmọlúwàbí ara wọn àwọn gẹ́gẹ́ ló yẹ kán wá sáré jù láti lè defend àwọn Sheikh Salafiyyun ìgbàtẹ́rí tán bà jọmọlúwàbí wọn jẹ́ sáwà torí pé ẹnìkan tó bá ti ju àwọn èèyàn kan lọ wẹ́ kọ́ìdà tán lòdá nìyẹn kọ́ìdà náà ni pé gbà tí Sheikh wọ́n báwọn anta sọ ani tí kìbá kí n ṣe bẹ́ẹ̀ nìṣẹ́ Sheikh Abdullahi Bukhari ani bóòna ṣe di kẹbíru sàáfikọ̀ bóòna ṣe di kẹbíru sàáfikọ̀ bóòna ṣe di tọ̀bákùn fitna èyàn tó ń kóná fitna tó ń dáná chef ẹ̀mẹ̀ tó jẹ́ chef fún fitna èyàn tó wà ní mọ́tọ́bá tó ń fabalẹ̀ dá fitna báyìí bóò ni abu Usama Utaibi bóò ló ṣe fi wọ́n wé Yahudi pé àwọn Yahudi ikẹ́ òun lè fi àwọn Sheikh Abdullahi Bukhari àtàwọn mi òun fi wọ́n wé àwọn Yahudi nítorí àwọn nímà àwọn dẹ̀ tó ń tẹ̀lé fẹ́nu tí wọ́n wọ́n fáwọn kan wé àwọn Nasara ẹgbùrù e báyìí nípa sheikhun salafiyun fadil fallahu musta'an so a ma kí fi yẹn pọ̀ báyẹn báyẹn báyẹn báyẹn báyẹn báyẹn báyẹn naam kódà nínú àwọn tí kì ní iná tó bá àfá tó ìdáwà bẹ̀ so wọ́n náà rẹ̀tì pé nínú kan tí sheikhun amina di sọ nípa because bàtàbà tí sheikhun amina tí àfá yìí rí wípé àfá ò produce ẹ̀rí náà ẹ kàn sọ̀rọ̀ nípa àwọn táwọn ẹ̀ produce ẹ̀rí náà hmm. bó so nínú kan tí ṣégun abinadi padà sọ pa wọn ní pé ọ̀dẹ́lìtà ni ya àbúrọ̀hánà fi kọ̀díyà ti arafat ah àbúrọ̀hánà o bìtírì ni ó dálẹ̀ mí níbi ọ̀rọ̀ arafat nínú ẹ̀nà ìdọ̀rọ̀ tán sọ pé sanarọ̀ ya àbúrọ̀hánà hal tẹ̀ktarọ̀nà am tẹ̀ktar arafat awa wó ní sin sáwà ló mú ní àbí arafat ló mú ẹ̀dàkùn sí alwàláhùwàlbàrọ̀ olófẹ́ tó yẹ máa àwòyàn tó mú bóyé mi ló mú ní àbí Arafat àwò tó mú ní méjì nígbàtà bèèrè lọ́wọ́ Sheikh Muhammad bin Hadi nípa àbúrò ìhánà eh, yìí wọ́n wá ń sọ wípé asbaha mina sàáfikọ̀ oh, ó náà sàáfikọ̀ ùtùrùkúhù ẹpàtì

àwọn sàáfẹ́kàn so láti mú jẹ́ kí ọ̀rọ̀ yígun gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Usama al Usama al-Utaybi ẹ̀nà Shimon bin Hadi wọ́n sọ̀rọ̀ against them before, before fitna yìí ah so kókó ní kí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ nígbà tó di pé ìyẹ́ bọ́ sí sọ fún wọn pé akíníkà wọn sàáfẹ́kọ̀ kódà náà tó gbé kíní ẹ̀ lórí jù <laughs> Usama al-Utaybi ah kódà bó ṣe gbé lórí ó lágbára kọjá bẹ́ẹ̀ kò fẹ́ tí ìjọkùn nífẹ̀ẹ́ kọjá bẹ́ẹ̀ tí ò ní kọkíní kan parẹ́ almost almost every, every, always o mọ́ sábà kan kẹni parí gan ṣe ìmáyà àbí so nígbà tó yá tó di pé wọ́n kọ̀ bọ̀kọ́ bari wọ́n padà di pé ah, Usama Utaibi inda wo akhtau walakin wo khairu mina sa'afikọ Utaibi ó ní àmì sékì lóòtọ́ wo àmọ́ ó bẹ́ta jọ àwọn sa'afikọ lọ so gbogbo hàn kí ni nǹkan ó ń tọ́ka lórí alìọ̀lá olùbára ní káwà padà tún káwà tún padà sáwùjọ wa ń bí náà làwọn tó jẹ́ àmùsáfikọ̀ kí ni reason tó fi ń àtàkà àwọn afátán pè ní sàáfẹ́kọ̀ tí kì bá kí n ṣàlọ́lá alùbára kí ni reason tabu yasir fi ń pè sheikh fuad zintani hafizahullahu ta'ala ní muta'alim dọ́ọ̀lùn model gbogbo ní sí wà ń rí sheikh uh, fuad zintani dọ́ọ̀lùn model sheikh fuad zintani tó ṣe pé látọ̀dọ̀ sheikh mokbil bin hadi wadi'i a wọn ni tezkiya so ibá yàbí so ẹnìkan pè ní muta'alim bí onífitina ní dọ́ọ̀lùn model ẹni anu èyí so kókó ní wípé ẹni yìí sẹ́ àníkè kìí ṣe sọ̀fúk sheik eh, fuad zidane ló jẹ́ sọ̀fúk sheik eh, eh, mukbil onímímọ̀ ni wọ́n bóòlù ní mímọ̀ òṣèṣe tẹ́síkíyà fún ẹ̀ tó jẹ́ sọ̀fúk wọ́n wá mọ̀ pé ah, sọ̀fúk lè léyò bóòlù aṣọ ṣe tẹ́síkíyà fún ni kókó in tán Um, ó dẹ̀ kí tó ṣe tàwùdí ìhọ̀ kọ̀kan bí náà tí ẹ máa sọ fáwọn yẹn pé àwọn ènìyàn àwọn afọ́ praise wọn wọ́n ni kìíní kan ṣìgbà praise halabi náà ara intan sọ kọ́ yẹn intan sọ ní pé sàáfíkọ̀ ni wọn olódo paraku aláìmọ̀kan ni wọn wájú táà fún sọ pé onímímọ̀ ni wọn àwọn afá zaka wọn òun ni pé ah, àwọn afá fi ń rẹ̀ pé máa ń bẹ lára wọn kódà èèyàn tó ń pè wọn ní sàáfíkọ̀ ah, ah, kódà kó nímọ̀ ìmọ̀ rẹ̀ kó ní kó kún gbogbo olú am kó ti kọ tíra kí níka 1000 tí bí kọ̀rọ̀ dọ́wí nìyẹn kó nímọ̀ jù bẹ́ẹ̀ lọ ó ti tán nìyẹn bọ́ alábòsí lè iṣẹ́ ìyẹn tó nímọ̀ ẹ kó àwọn mukhalafati wá sí manhaja salafi ni kẹsìkẹ́ lọ ma wú àwọn ikẹ́ ẹ̀wọ́n ṣe mistake kan bí kan in tó á ṣẹlẹ̀ kí gbà àfáìkà tán wú mistake wọn jáde gan gbogbo ẹ̀dẹ̀ ni ṣe kàbílẹ̀ bí ọ̀rọ̀ táfàyẹ̀ ti tàrọjá kún bẹ́ tó pé sábùkù lìsánì dẹni intẹ́gbọ̀n kí sábùkù ní pé wọ́n announce ah ọ̀rọ̀ yíò astagfirullah wọ́n dẹ̀ sí tàrọjá ọkún bẹ́ wọ́n wà ní pé wọ́n sàti kó síná ẹn kí ní tí wọ́n gbóyẹ wọ́n sàti kó síná fàyà subhanallah so um, mo believe pé al-labibu bil isharati yafham èyàn tó bá jẹ́ nílà àkáyì pẹ̀lú ìnáwọ́sí yóò ti yé ìwọ́n náà tí ìjọ yẹ káwọn yìí lè máa sọ̀rọ̀ alwala walbara ah, wọ́n ṣe alwala walbara èyàn tó bá ah kódà gbogbo owó àwọn àgbéyà sílò tí ẹ̀sọ́ ní ti gan kódà wọn ò ṣe kankan àwákan lọ ń fọ́ sí wọn àkà lọ ń bá wọn eléyìí ò rí bẹ́ẹ̀ àwọn títí àwọn mùsàáfíkọ̀ táǹkẹ̀ kò tí ìbáyìn àbí àwọn ló bẹ̀rẹ̀ sí ní mọ̀lẹ́ àwọn ẹ̀kún lékẹ́ àwọn náà bẹ̀rẹ̀ sí ní sọ páwọn mọ̀ṣe imtihanu àwọn èèyàn kí ló fẹ́ sọ nípa fitna yìí tó bá ti lè ní mọ́kífù kan a lè kó lè kí o ní kò dẹ̀ sí alwala wàlùbára mẹ́ dó ọ̀rọ̀ fitna yìí rẹ̀ ẹ̀dẹ̀ ní sọ pé àtàpá kìíní àtàpá kejì àfáwa ni wọ́n tẹ́ bá ní kò sí so kí wá ní ìtumọ̀ gbọ́ yẹn kí bóòlọ́wọ́ sí padà di ọ̀rọ̀ tẹ̀bdẹ̀rẹ̀ tó padà di wípé lágbájá o àwọn nìkan ayé ọlọ́wọ́ àwọn ọ̀rọ̀ àbúyá sí sùfíyà yíwa sùfíyà ṣe sùfí lè jẹ́ sálàfí ni ok ṣe sùfí sálàfí làwọn ẹgbẹ́gbẹ́ South Africa yìí nítorí ẹ ti mú àwọn ẹ ti hazaba tàzíbù lélẹ̀ náà ẹ ti hazaba wọn pé ẹ̀yìn lè yí o ìjọ kan ní àwọn ọjọ́ wónú ìjọ South Africa ẹgbógun ti wọ́n o ìjọ South Africa sálàfí dẹ̀ tún ni wọ́n ẹ kò pọ́síbù náà ọ̀tọ̀ ní pé lágbájá aláìmọ̀kan ni èyàn lè jẹ́ sáláfí tó jẹ́ aláìmọ̀kan náà ìyẹn ọ̀tọ̀ nínà bọ́ kẹ́ pín àwọn èyàn sí jọ kẹ́ pè wọ́n níjọ kan kẹ́ mọ́ sọ pé à ah, nínú àwọn ìjọ yìí kìíní kẹ́kìíní kan so an bí Allah subhanahu wa ta'ala kó ṣe ní ìrọ̀n wa láti yé òdodo so àfihàn oní pé kóníkálùkù wa lọ́mọ ike wàláhì òdodo nídìí ẹnì kọ̀ọ̀kan nínú wa bẹ́ẹ̀ àwàlá need <clears throat> láti tamassaka bil haqq àwàlá ní bùkátà sí ká dúó ti òdodo ẹ̀ tí wọ́n bá sá tó bá lò ní defend òdodo ohun ọlọ́wọ́ bó kọ́ àwọn olómi wà tí wọ́n defend ẹ̀ ìwọ́n tó bá dẹ́ defend òdodo lánàá tó bá change tó padà tán sọ̀nkan mẹ́rẹ́ ní ọlọ́wọ́ tó máa olómi wà tí wọ́n mọ̀ defend òdodo ni so أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله